لا تخدعن لمخلوق على طمعي فإن ذا الله رب العالمين خلق السماوات والأرض وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون ثم الصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فيا أمة الإسلام أوصيك ونفسي بتقوى الله هذه وصية خالقنا لجميع خلقه قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أمة الإسلام الغيرة أمر فكري إلا ما تجاوز الحد منها فستكون مذمومة منها ما أحبها الرحمن منها ما أحبه الرحمن ومنها ما يبغضه الرحمن سبحانه وتسامى أمة الإسلام وقد تكلمنا عن شيء يسير في غيرة في بيت النبوة وما زلنا في بيت النبوة وقد جرى ما جرى بين أم المؤمنين عائشة رضي الله تعالى عنها وأرضاها وبين أم المؤمنين خديجة من عائشة اعترفت وأقرت بأنها ما رأت خديجة قد رضي الله تعالى عنها وأرضاها فالرسول صلى الله عليه وسلم هو صائب الوفاء ما نسيت لكم الأيام الفاضلة التي عاشها مع زوجته الأولى خديجة بنت خويلد رضي الله تعالى عنها وأرضاها فاليوم إن شاء الله تعالى خطبتنا تدور حول الغيرة بين أم المؤمنين عائشة رضي الله تعالى عنها وأرضاها وبين أم المؤمنين سودة بنت زمعة رضي الله تعالى عنها وأرضاها فقال فرح بعض سوان المسلمين أن ترى لقي كرات جريفا النبي صلى الله عليه وسلم أن ترى براتبا ما جاك يفوقوا الله بان سالكوه كان النبي بان سالكوه لاره أتيا وارا لي النبي أتيا والصحابة كي أواناك لو توقع بلو النبي صلى الله عليه وسلم ẹ̀yìn rẹ̀ mẹ́sìn mo ń fi àsìkò náà létí ìbẹ̀rẹ̀ Allah subhanahu wa ta'ala gẹ́bẹ̀ òṣèrè ní ètí ìbẹ̀rù rẹ̀ anittaqullah ọba rẹ̀dà tó dé mi àtẹ̀yìn àṣẹ tó pàwọn tọrọ sáájú wa náà oní àlọ́pàá wa náà anittaqullah kakọlu ọlọ́run ọba àwọn ń bẹ nínú àdà ní kẹsí rẹ̀ àti mi àtẹ̀yìn ìbẹ̀rù ti tòótọ́ tí ó sì wá láǹfààní láyé ń bí àti gbàgbà lìkíámà jama'a ní ìjẹjọ́ a sọ̀rọ̀ díẹ̀ lórí in tí ó jẹ́ àkórí kútùbà náà ni owú nínú ilé ànìyàn salawatu rabbi wa salamu alayhi in tààdẹ̀ bábọ̀ bẹ̀ òun náà ni sísásókè sásódú ànìyàn lórí ọmọ rẹ̀ Fátímà kí wọ́n mọ́ fẹ́ ìyàwó in tó ń ṣẹlẹ̀ igan ghairo kí gan ni in jẹ ghairo

òun ni àwọn èèmọ̀tá ìrínú sẹ̀mí ànàbì sallallahu alaihi wasallam tẹ́lì kọ̀ọ̀kan wa tá ma fi ṣe ẹ̀kọ̀kọ́ jẹmọ́ra kèése ń tá akúlẹ̀yàn ní tí ń ṣẹlẹ̀ tẹ́lì kọ̀ọ̀kan wa in tí ó yẹ̀ lò ń kálukú wa lọ́ni wallahi kèése akúlẹ̀yàn in jẹ́ kí ni o ń ṣe olówó ó lè ní méjì ó lè ní mẹ́ta ó lè lẹ́yọkan èyí sí nǹkan yọkan kò sí bí òfin máa bá ṣe tó bá ti ní nǹkan méjì bù fàádọ́lọ̀ wà bẹ̀ ìfẹ́ ìkẹ́kẹ́ jù kan lọ yọ wọnú sẹ̀mí rẹ̀ ọ̀sọ̀kọ́tọ̀ fẹ́ dá alẹ́lẹ̀ àátìfì anábì náà ni gbogbo pa ah, olùfẹ́ àwọn iṣẹ́ o pọ̀sáṣẹ́ ìdá o àwàmọ̀ anábì sallallahu alaihi wasallam كما جاء من حديث الذي حرم الترمذي في الكبرى من حديث أم المؤمنين عائشة رضي الله تعالى عنها وأرضاها يا عائشة زارتنا سودة يوما يا يا سودة ọwọ́ abẹ́ النبي àtànẹ́bíwò ìjọ láti yàrá rẹ̀ nígbà tí yàmù sáà nǹkan mọ́sílá sílẹ̀ tán ọkọ́ ní àwọn ìyàwó rẹ̀ ìyàwó Sauda báyìí ìyàwó Aisha ìyàbáyìí ìyàbáyìí ọkọ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan kò sí ẹ̀mtọ́ wọ 15 by 15 bẹ́ o ó sì fi jẹ̀rí ìdàkọ ọgọ́mà mẹ́riwé orí àrígi ní tí a fi kọlu kódà àfáwàsẹ́lú musayyab

kí ìtumọ̀ rẹ̀ ó jùkú láàrin yàrá méjèèjì àníbí mẹ́sẹ̀ ẹsẹ̀ rẹ̀ kan bẹ́ yàrá ẹnìkan ẹsẹ̀ rẹ̀ ń bẹ ní yàrá ẹnìkejì ìlàjọkùn mọ́ sí fàájì ìyàwó ṣàbáyé ah, eh, ìyàlẹ́ wa àgbà eh, kí ni àti eh, ẹ̀tẹ́bíṣẹ́ ìlàlejò wà sáàsọ̀ ó ní fàṣọ̀nátùlàá khazira khazira ìrọ̀ oúnjẹ kẹlọ́dọ̀

tí a fẹ́ sí bẹ̀ kí ìpìyẹ sí ṣùgbọ́n wọ́n rí ẹrẹ wẹrẹrẹ wọ́n mẹ́ pè ní àsídà tí ọba ti lẹ́ran nú kò lẹ́jà kò lẹ́ran oníkàkan ni ọmọ jẹ́ tó bá ti lẹ́jà tó lẹ́ran tó ní àwọ èròjà yọmọ jẹ́ kọ̀zírọ ìyàwó ní ah ẹ̀yìn ṣe ìlàlejò ẹ̀ẹ́jẹun ọya ìyàwó ni mo ti yó ìjẹun alébìtìmọ̀ ọkọ̀ àti ẹ̀tí wákì ó ti ẹ̀tí tẹ́mi lọ́rùn ìyàwó ṣe àmì ẹ̀jẹun kíni ẹ̀nsáwàdà ẹjẹun náà kúrì ẹmà fa'abat ya alóhun ọ̀sá jẹmi yàwó ṣàbá ni látàkùnrin náà áò láùlátìkọ́nà wájíyàt nínú kẹ́ẹ̀jẹ wọ́rọwọ́ àbí kí n kọwọ́bọ̀ kí n fi rẹ̀ lójú nígbàtí yá ìwò ìwọ̀n yàwó ìṣàtìkọ́ ọba fẹ̀rẹ̀ ìyàwó sáúdá lójú àmìbí ìwòwà bí ṣẹ́pọ̀dú ìyà ṣe jáde fàdọ́ṣíkà rasul àmì bá buwẹ́rin fàfàṣà sàlám ríjìyà min hijriya àmì bá gbẹ́sẹ̀ kúrò ní yàrá ìyàwó sáúdá torí apá àbẹ̀mẹ́ ni wọ́n wà tí annabi fẹ́ kíyà náà gbẹ̀sẹ̀ kó se ní ẹ̀padà fún mi ìyàwó sáwọ́dá náà bá ti ọwọ́ bọ kọzírọ̀ì àti lau nígbà ìrẹ́ ìyàwó Aisha náà lójú ṣẹ́kù tí ó gbẹ̀ wá náà nígbà tó ń pa nàbí lẹ́rìn ó sì olóòwọ́n rẹ́rìn sallallahu alaihi wasallam àrùbí rẹ̀rìn àrùbí rẹ̀rìn أو المزح كيف ما سودا سيسي فرما ẹ̀sẹ̀ farama pẹ̀lú àwọn mẹ́jẹ̀mú mẹ́jẹ̀mú àkọ́kọ́ ni pé kò gbọ́dọ̀ pọ̀jù tí ó fi máa fàbànújẹ́ sẹ́mì ẹ̀ntà ń bá sáwàdà ẹlẹ́ẹ̀kejì kò sì gbọ́dọ̀ máa jẹ́ lemẹ́lemẹ́ ó fi wá dìse sí èèyàn pé ọ̀ sí lágbájá

lọ́wọ́ ara omi sọ́wọ́ lọ́wọ́ fẹsítì lójú iná ìrọ̀wọ́ fẹsẹ̀ lójú kẹrẹ tó mẹ́sẹ̀ láìpò ọba ọlọ́run ò ní bèèrè omi lọ́wọ́ ó dògbà lèkì àmọ́kùn ẹfí sófò ṣùgbọ́n mọ́ orí pẹ̀lú omi ká máa lè rawa káàkí pẹ̀lú tó wà ní ìdí àdíkí ń bomi ọwọ́ kan náà kí wọ́n sí lójú kọ́nà ọjọ́ ẹlẹ́sìn lójú tó di lemẹ́lemẹ́ inú lemẹ́lemẹ́ nínú àpọ̀jù èyí tó bá ti wọ̀ ní òran tó bá jọ máa wàdà àti ń tá lò fún kẹyẹ ọlọ́run obìá rasul àbí wàdà ní ibi láti wá ń bọ̀ ìyàwó Aisha pẹ̀lú àwà Saudai kí ni èmọ̀tọ̀wà sẹlẹ̀ jẹ́mẹ́ àwọn wípé ànábì sallallahu alaihi wasallam ó ní ayà tó sọ̀kalẹ̀ lórí ẹ̀ nínú alkwani sọ́tún nìsá wa in imra'atun khafat min ba'liha nushuzan aw iradan fala junaha alayhima an yusliha baynahuma sulha was-sulhu khayr wọ́n ni yàwà sáúdá ìní ayà ìṣọ̀kalẹ̀ sí nítorí ànàbí wípé nígbà tó ànàbí wà ní sáúdá ń kọ́ ẹ̀rùwọ́n báyà ìyàbá ńlá mọ́kọ̀ mí o ọdá wọn bọ̀ Aisha ní ọjọ́ mi wallahi kò wà báhùn ìyàwó sáúdé àgbà ti dé nígbàtàgbà dé gẹ̀ẹ́ sí wọ́n ti tóbi pọ́lómìlá fúnra ara wọn ní ẹ́nìfẹ̀ lọ́ọ̀kú ìbẹ̀rù pé ah bí mo ṣe rí ìpẹ̀lọ̀ ojú orí mi àti tóbi

kí lè ríwá họ́úlà obìnrin tún ní o ọsùkọ́ sàsáàmìjọ kan òun ni mùjádílà tí wọ́n mọ́ ń sọ súrọ̀ rẹ̀ ní mùjádálà ọ̀rọ̀ sàsáàmìjọ sọ́kọ́wá akala shababi èyí tí a máa pé èyàn ní ọlọ́mọge gbogbo mùdùmùdù ti ń bẹ̀rẹ̀ ní ìjọlọ́mọge olómú ìgbẹ̀kẹ́ ní bẹ̀m̀bẹ̀ tí ọ̀pápó iṣẹ́ ọwọ́ ẹ̀mí èyí ẹnu mi pé bẹ̀ olómú ìgbà tí ẹnu mi ò tí yí onímú

kí wá lọ fẹ́ sọ ah ìmá fẹ́ wí ah ṣe fi lákọ̀ mi náà nú ṣe wà ní ìfẹ́ mọ́dẹ̀ nú àdúgbì ní ìmẹ́ntí rí obìnrin wá ní ìrẹ́ ànẹ́bí jẹ́ wá jẹ́wọ́ fún mí pé wọ̀lá mẹ́bí wa tọ́bà ń rọ Ah, ìdílábáwọ́ ìdílá ni Allahumma ilayka ashku ọlọ́ọ̀bá ní o annabi kí wọ́n wá báwo ọ̀rọ̀ ní ayé mìíràn ilé kọ́kọ́ mi láíláí tí mo bọ́ gbà lọ ní gbogbo tí àwọn dàmà ojú ẹsẹ̀ láyà bá ń sọ kalẹ̀ kọ́dísẹ̀ ní Allah kọ́ùlà lẹ́tí tó jáde kàfí zaujiya ìyàwó ìṣà ní subhana man wasi'a sam'uhu kulla shay ní mọ́fọ́lọ̀ tó pé kò sí jẹ́ ọgbọ̀ torí pé jọ́nà náà ìyàwó ìṣà mẹ́nu yàrá àmẹ́mì jáde síta ní gbàgede sóbìnrin ní ẹjọ́ sọ̀rọ̀ ìyàwó ìṣà ní gbogbo tí ó ń sọ àwọn owó àwọn kan wà ìmọ̀wùlà yakhfa alayya ba'du kalamiha

ọ̀tẹ́ sínú èmì ọlọ́run ọba lẹ́n tó fẹ́ gbádàjú èmì ọlọ́run lórí tó sọ̀lọ́dì àtọkọ rẹ̀ wà tẹ́ṣẹ́kì ilallah fọ́sọ̀dákọ̀ ar-Rahman ìyẹ̀ ṣákiyatun ilallah wallahu yasma'u tahawurakuma gbogbo bẹ́ẹ̀ ṣe jọ ń sáúdá fúnra rẹ̀ yàwà sáúdá ní sọ pé ah, kápé ẹ̀rù náà ń bá mi kiri kankanka kí na wá sí ṣùgbọ́n sí ànàbí kọyàwó ànàbí kọyàwó kò sí kọyàwó ara wọ ẹ̀kọ́ tàbí kọrùn sàsàlámù but ìyàwó tánàbí kọyìí àwọn mímọ̀ wọ́n ní gbogbo ọkùnrin tó bá nílà kẹ́yì tó bẹ́ ẹ̀kọ́ ìyàwó ẹ̀ kò gbọ́dọ̀ sọ ẹ̀kọ́ fáwọn sọ sámọ̀kọ́ lọ́wọ́ bí ọ́nfẹ́ rẹ̀ káàkàwà bá pé ah, ẹgbẹ́ fẹ́ pàwé kọ̀dánú tí kíkọ̀ sásẹ̀lẹ̀ láàrin wọn ó ní alhamdulillah ó kú tí ẹ̀ ti kọ̀ ní ìsìn ọ̀yẹ̀káwò lè gbọ́ ìdí tí àárẹ́kọ́lọ̀ sáàsà ayákọ́lọ̀ ah, wọ́n ní ẹlẹ́ ah, eh, eh, eh, ti wa ṣùgbọ́n ìlú tẹ́ ti wá kọ́ ì na mẹ̀dí ó ní ìgbọ́dọ̀ sọ̀rọ̀ rẹ̀ máa tó ó ti dìyàwó yàwó ìwà mẹ́ta àti ju àwọn sálàfún mẹ́rẹ̀ láàrin ara tí a in tí ọ̀sẹ̀rẹ̀ gan sọ́kọ́sẹ̀lẹ̀ Ànábì sallallahu alaihi ìdí báyìí ó lóun kọ ìyàwó ìyàwó Hafsa tọjọ́ ma Umar ibn al-Khattab Ànábì ni mọ̀ kọ Hafsa ń sọ ọ́pẹ́ ó ń fẹ́ ń bí láti sẹ́mọ̀ lójú ẹsẹ̀ ni torí Ànábì kó lè jẹ́ ẹ̀kọ́ fáwa tọ́láàkù ẹ́ sórí ibú oṣù gbẹ́mì tọrọ ẹni tọrọ ẹ̀ kọ́lọ mẹ́kìbọnú kọdárù fún mi sẹ́yìn tó búkà àtàsí ẹ̀fún kàlùkù ní òrùjọ́ ọ̀dọ̀ náà àníbí oju ọmọ ọmọ anábì ní jírí sọ fún pé rọ̀jíyà ọba dẹ́dà tó ní ọ ó ní máa dá padà sílẹ̀ lójú ẹsẹ̀ báhùn ríwáyà ti kejì wá jẹ́ ti Qais ibn Zayd wọ́n wá sọ́dì tí obìnrin tí ìyàwó ayé padà sọ́dọ̀ sàsàrán méjì wá ní ìdí tí ó mú fa innaha sawwamatin qawwama hafsọ ah

àwa torí ẹ̀rí kejì ẹ̀rí kejì wá ní pé ṣe wọ̀ ní o àwà máa dáhùn fúnra wa èmi ò ní dáhùn fa innaha sawwamatun qawwama gbàwẹ̀gbàwẹ̀ pọ̀ ni wa àwọn sọ̀rọ̀ kan wọ́n ní ọba èékọ obìnrin ọba fẹ́ tí a mẹ́kùn pọ̀ ọba lẹ́ni gbogbo ṣe kàǹkàfẹ́ obìnrin ka tí ọba ti gorí ẹ̀rì tàbí lúlù tí ó wà pọ̀ padà nígbàtà tó wá súnmọ́ àgbàlagbà wọ́n ni o bàbá ọba ọ̀dà tọ́lọmbá àwa náà àti ń dé fílà wọ́n pè aláàfà adámọ̀mọ̀sí wọ́n pè aláàfà aṣòkè wọ́n pè aláàfà ẹmọ́kọ̀bìnrin o àdúà kò sí tọ́nà olè change kò sí ìjọba dẹ́ tí ó sì gínú tí olè change ìyí ò bẹ́ ẹ̀yí tá ń ṣe wá sí ẹmọ́kọ̀bìnrin fún gbogbo ẹni tó ti tara bọ́ ni tọ́wọ́ adìpọ́já lójú jẹ tó náà ti rí ọ̀pọ̀lọpọ̀ mistake tó ń ṣe ṣùgbọ́n wata àti ìtarabọ̀ ẹmọ̀rú obìnfẹ́ bà fẹ́ o irú ọkùnrin tó ní ìtarabọ̀ kó náà mọ̀rú obìnfẹ́ tó náà fẹ́ kí obìn náà mọ̀rú ọkùnrin tó fẹ́ àwamọ̀ ìyá wa sẹ́gbẹ̀yì nígbẹ̀yìngbẹ̀yìn wọ́n ní kí náà fẹ́ ṣe o kí náà fẹ́ ṣe o hm. ẹwà ní Aisha gbogbo fún mọ́sánmà pánàbí láìkì Aisha pọ̀ láti fi fàànàbí lòdí mọ́ra lè annani orídò an ubu àtà máa àzúwádì yawmal qiyama torí pé mọ́ fẹ́ kọ́nà ogbè ìdìdè láàrin àwọn ìyàwó rẹ̀ tí ilé kọ́ rí ìníkẹ wá tẹ̀lé mi lọ sínú Sahih al-Bukhari ẹmà bábi sí yawaisha yawaisha ni hmm, ma min ahadin minan nasi ahabbu ilayya ni wáyà mi ma ra'aytu ahadan ah minan nasi ahabba ilayya min sauda eh, ahabba alayya an akuna fi mislahihi min saudata bíntì samáà tí a bá lẹ́nìkan bẹ láyé tọwọ́ orí mi kọ́ jẹ́ pẹ̀lú aṣọ tó gbí ọrùn oníkẹ́mi náà gbí ọrùn à èyí tí ìlú saudari minimati fi à ṣídà ṣídà àwọn kan sì tú ṣídà ní kéyìn ó lé hẹ́rọ omi túnmẹ̀ ní èdè Lárúbáwá ṣùgbọ́n tí yà ń sọ kọ́ ìntẹ́ èèyàn kan ò lè rò pẹ́nìkan lè ṣe kẹ́nìkan wá ṣe kẹ́mà wá rò pé sẹ́mì sí lè ṣe báyìí kẹ́nìkan náà bí obìnrin ti rí ọ tó lọ́dọ̀ ọkọ rẹ̀ tí ó ń bí fẹ́ ìyàwó lé kí ya yóò ti tọ́kì 90 lójú tí sọ pé à mẹ́mẹ́sẹ́ rẹ̀ tí ó ni ọmọ ọmọ ọmọ ọmọ

kọ́ ma jẹ́ owú láàrin àwọn ìyàwó àlọ́sàsàrán èrò wá tún ni owú tí wọ́n jà lé ànábì tí a fi fọ́ ilé sí méjì àwọn fashion a fashion b bí inú lẹ́yìn wáyé dìlọ̀kọ̀ ha ibi tí kútúbà ó ti bẹ̀rẹ̀ níjọ́ mẹ́jọ ni ẹ in nínú àǹfẹ́ báyìí tó jẹ́ orí ayé àtàlìkíyàmà ọlọ́run dákọ̀ sáyẹ̀ rẹ̀ fún wa o gbogbo ń ta bá dé jùmọ́ nínú ìpayà ọlọ́run ṣàánú jọ dákọ̀ ọlọ́run dákọ̀ mẹ́sà sọ ìpayà náà di fọ̀kàbalẹ̀ ọlọ́run wọládà ní kan sí rẹ̀ mẹ́jì àrùjọ ní gbangba àlìkíyàmà o tí ó ti kọ́kọ́ lọ nẹ́rí kó tó lọ àlìjẹ́nà gbogbo ń tàǹkó lọ ọ̀dọ̀ rẹ̀ ní sí olóorí àwa náà ni ojú ó fún méjì àfi sàgbèsè o méjì àkú òlàyé kẹ́mì kan ní àlàkí tó fẹ́ gbà lọ́rọ̀ wa ọlọ́dàkọ̀ ṣàánú wa o sí ajẹjẹ o àárín àwa àti ẹ headquarter sí wa nù ọlọ́mọjì ọbàjẹ ọlọ́mọfìálẹ̀ ọlọ́mọfìálẹ̀ ọlọ́mọfìálẹ̀ in tó ń kálukú ń fẹ́ ọmọ lọ́tọ̀ọ̀tọ̀ ọlọ́mọsà àsáyìn rẹ̀ fún wa wájú ojú rẹ̀ fún aláyé àti ní gbangba alìkíyàmà bí hakila haula wala quwwata illa وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون ثم الصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فيا عباد الله أوصيكم ونفسي بتقوى الله هذه وصية خالقنا لجميع خلقه قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أمة الإسلام إن من الغيرة ما يحب الرحمن سبحانه وتعالى ومنها ما يبغضه الله سبحانه وتعالى أمة الإسلام إن الغيرة جرت بين أزواج رسول الله صلى الله عليه وسلم حتى غارت أم المؤمنين غيرة شديدة على أم المؤمنين خديجة بيد أنها ما رأتها قط كما أقرت واعترفت بذلك لكن اليوم تدور خطبتنا حول الغير بين أم المؤمنين عائشة رضي الله تعالى عنها وارضاها وبين أم المؤمنين سودة بنت زمعة رضي الله تعالى عنها وارضاها أمة الإيمان تزوج رسول الله صلى الله عليه وسلم بعد وفاة زوجته الأولى خديجة تزوج سودة بإرسال خولة بنت حكيم زوج عثمان بن مذعون إلى إلى سودة رضي الله تعالى عنها وأرضاها وقد أراها الله سبحانه وتعالى رؤيا مختلفة أيام في حياة بعلها وقد فسرت رؤياها لها بعنها بأنه سيموت عن قريب ويخلفه بعده رسول الله صلى الله عليه وسلم عليها فبهذا حقق الله سبحانه وتعالى رؤية أم, الم... رؤية أم المؤمنين سورة رضي الله تعالى عنها وأرضاها فتزوجها رسول الله صلى الله عليه وسلم بعد أن قد دخلت رسول الله صلى الله عليه وسلم خلة لفقد خديجة صلوات ربي وسلم عليه تزوج رسول الله صلى الله عليه وسلم أم المؤمنين سودة وعمرها ستة وستون أعمى رضي الله تعالى عنها وأرضاها أمة الإسلام وبهذا بدأ رسول الله صلى الله عليه وسلم حياة جديدة مع زوجته سودة ثم دخلت أم المؤمنين عائشة رضي الله تعالى عنها وأرضاها بيت رسول الله صلى الله عليه وسلم ومن تلكم الغيرة أن رسول الله صلى الله عليه وسلم كان في بيته يوما فزارته سودة كما جاء حديث أم المؤمنين عائشة رضي الله تعالى عنها وأرضاها زارتنا سودة بنت زمع يوما وجلس رسول الله صلى الله عليه وسلم بيني وبينها ورجله في حجري إحدى رجلين في حجري والأخرى في حجرها فصنعت لها خزيرة فقلت لها كلي فعبت فقلت, فقلت لها إن لم لتأكلن أو لألطخن وجهك فعبت فأخذت شيئا من القصع فلتخط به وجهها فذلك رسول الله صلى الله عليه وسلم فرفع رجله عن حجرها تستقيد مني فأخذت شيئا من القسعة فلطحت به وجهي فضحك رسول الله صلى الله عليه وسلم الحديث أخذ الإمام النسائي أو أخذ الإمام الترمذي بإسناد أخذ الإمام النسائي في القبرى بإسناد حسن أمة الإسلام وبهذا كان رسول الله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم يعامل أزواجه باللطف, باللطف ويعاملهن بعشرة جليلة كريمة كيف لا وكان بالمؤمنين رحيما صلوات ربي وسلام عليه ومن ذلك أن رسول الله صلى الله عليه وسلم أحب أم المؤمنين عائشة رضي الله تعالى عنها وأرضاها حبا جما مع هذا كان يعدل بين أزواجه صلوات ربه وسلام عليه فقد قالت أم المؤمنين بعد أن كاد عمر يدخل عليهم فقال صلى الله عليه وسلم يا عبد الله عمر يا عبد الله عمر فقالت أم المؤمنين ما زلت أهاب عمر لهيبة رسول الله صلى الله عليه وسلم له قال ذلكم اليوم بارك الله لكم في القرآن والسنة ونفع الله وإياكم فيما من ذكر الحكيم أقول ما تسمعون أستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه كان غفارا الحمد لله وكفى وصلاة الله والسلام على عباده الذين اصطفى أمة الإسلام أوصيكم ونفسي بتقوى الله قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون عباد الله ولموا أن الله سبحانه وتعالى جبل النساء على الغيرة فهو فهي عندهن أمر فكري سماوي لذلك كانت موضع السمح عند الله سبحانه وتعالى إلا ما يتجاوز الحد منها كما قلنا آلفا أمتنا إن أم المؤمنين عائشة رضي الله تعالى أنا وارضاها أثنت على سودة بنت زمعة رضي الله تعالى أنا وارضاها لأن لما كبرت سنها خافت من أن يفارقها رسول الله صلى الله عليه وسلم وهذا الخوف من نفسها خوف من نفسها ما طلق رسول الله وسلم تلقائيا وإنما خافت وظنت أن رسول الله قد يطلقها لكبر سنها وكيف بهذا برسول الله صلى الله عليه وسلم بعد أن قد ربت رسول الله صلى الله عليه وسلم طفلتيه أم كلثوم وفاطمة وبعد أن قد كانت ربة بيت رسول الله صلى الله عليه وسلم وبهذا يفي رسول الله صلى الله عليه وسلم لا وإنما خافت لذلك قال الله سبحانه وتعالى مصداقا لما في قلبها وإن امرأة خافت من بالها نشوزا وإراضا فلا جناح عليهما يصلح بينهما صلحا وصل الخير, وصل الخير وأخذت الأنفس الشح وإن تحسن وتتقوا الآية أمة الإسلام فلما خافت أم المؤمنين سودة رضي الله تعالى عنها أرضاها من هذه المفارقة وابت نوبتها لأم المؤمنين أنشط رضي الله تعالى وارضاها لعلمها بحب صلى الله عليه وسلم لها أكثر من غيرها من النسوة للميل العاطفي الذي هو معفو عنه عند الرحمن وبهذا أثبت أم المؤمنين على على سودة أي أعني عائشة ماذا قالت عائشة قالت ما من أحد من الناس أحب إلي أن يكون في مثلاخه من سودة من امرأة فيها حدة وفي رواية ما رأيت أحدا أحب أن أكون في مثلاخه من من من سودة بعد أن قد وهبت نوبتها